ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه بعد السلام عليكم ورحمة الله وبركاته سني uh, last time ولكن بتعدينا ني انت ناتمو لا دي باي اوكي بتعدينا ني اوان النو الثاني àwọn obìnrin tó ṣe pé a lè fẹ́ wọn torí reason kan gbogbo bẹ́ẹ̀ yìí lè fẹ́ wọn but tí reason tó bá ti kú ń a lè padà fẹ́ wọn àbí so ibi tá a dín náà nìyẹn táwa mention àwọn bíi bíi èèyàn bíi eight tá a lè fẹ́ torí àwọn reasons kankan ó ti àbí naam so ẹja bẹ́ẹ̀ láti almasalatu thamina so náà ni hukmu nikahil kitabiyya so kí ni ìdájọ́ kí n fẹ́ christian àbí yahudi torí pé tá a bá ní pé alikitaabiya so ima àwọn alyahud àbí àwọn nasọrọ so kí ni ìdájọ́ kí n fẹ́ christian àbí kí n fẹ́ jew ẹ̀wọ̀n pé nǹkan tá fẹ́ sọ ní ìsìnbáyé ni pé kí ni ìdájọ́ rẹ̀ that is ṣé ó tọ́ àbí kò tọ́ a sọ pé bóyá òun ló òun ni the best ghana sọ ní sọ pé tabali nǹkan tó wá padà ṣe ṣáà sọ pé ó kó sí nǹkan it's a different case but so we need the best it's a different case so yà bí so bọ̀ kí ni hukumu sharia níbi àkíyàn fẹ́ alkitabi ya wọ́n ní pé lakọ̀dẹ̀ abáhal islamu nikahal haroir min ahlil kitab so wọ́n ní pé ó tọ́ kí yan islam ti jẹ́ kó tọ́ fún àwọn musulmi kan fẹ́ àwọn obìnrin alhàrọ́ èrè pé wọ́n wà free tẹ́bára tí a ní pé èyàn ní fẹ́ slave àbí gbáyé pé mùsùlùmí gan ló jẹ́ àbí so how much money tó wá jẹ́ christian ó ti yà àbí so wọ́n ní pé a lè fẹ́ àbí wọ́n lè fẹ́ àwọn ọ̀dọ́ ìgbà tí mo ṣe nísìn wọ́n lè fẹ́ ó ti yà àbí so wọ́n lè fẹ́ àwọn christian pé pé wọ́n wà free tó pé wọ́n yí ṣe ẹrú nínú àwọn obìnrin either christian àbí jew ó ti àbí so islam ti ó ní pé halal ní pé kíyàn ṣe bẹ́ẹ̀ lè qawli ta'ala <clears throat> torí gbóníwà Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ ní pé al-yawmu al-yawma uhilla lakum so ọlọ́run ti jẹ́ kó di halal fún yín kẹ́ ẹ fẹ́ àwọn àwọn kíni àwọn tọ̀yìbát afwan afwan uhilla lakum tọ̀yìbát so òní àwọn kan tó jẹ́ tọ̀yìbát àwọn kan tó yẹ pé nǹkan tó da ó ti bá wọn nǹkan tó jẹ́ tọ̀yìb so halalu ni wa ta'amul ladhina wa ta'amul utul kitaba hillul lakum وطعامكم حل لكم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن so ọlọ́run àti wọn ni pé wà tọ̀hámù lẹ́dí na ó tún kìtàb ṣùgbọ́n kan náà halal fún yín pé kẹ́ jẹ tọ̀hám oúnjẹ tí àwọn tí wọ́n fún ní tíra that is àwọn uh, yahudi àti àwọn nasọ́rọ̀ pé ẹlẹ́jú oúnjẹ wọn so tọ̀hám ní ibà ibi mánà kíni hmm? kíni Zabuhi nǹkan tó bá dú gẹ́gẹ́ bóyá wọ́n dú torí nǹkan míì a kàn dú pé bóyá ajá sáré pẹ̀lú lónìí ẹ̀hẹ́n yẹn lè jẹ́ bọ̀tọ́ bá ti wá di pé bóyá àbíyá Christmas àbí nǹkan míì àbí ẹgbọ́n ẹ rí pé wọ́n dú torí wọ́n ní pé torí orúkọ Jésù wọ́n fi dú ìyún ní jẹ́ ó ti yàbí mẹ́ta ní báyẹn ìyún ní jẹ́ ó ti yàbí ẹ̀hẹ́n but wọ́n kàn dú normally so ọlọ́run pé kí ni wàtọ̀ àmúlẹ̀dínà utul kitab hìlùlákùn halal pé kẹjẹ́ ṣóyìn àbí wàtọ̀ àmukùn hìlù làwọn bákan náà tẹ́yìn náà bá dùn kankan náà wọ́n lè jẹ́ ó ti yàbí wọ́n wá ní pé wàlùmọ̀ṣọ́nàtù minal mu'minat bákan náà àwọn muhsanat àwọn obìnrin tí wọ́n ní tán ní yàní ifa tó yẹ pé wọ́n wà chaste pé a ẹsẹ̀ kí ni ẹlẹ́fẹ́ wọn wal muhsanatu minal ladhina utul kitab bákan náà àwọn obìnrin tó wà chaste nínú àwọn christian àbí nínú àwọn jews náà wọ́n ní pé kí ni Ah, ẹ lè fẹ́ wọn utul kitab min qablik àwọn tó kí wọ́n fún tíra before yín yani al-yahud al wa nasara ẹ lè fẹ́ wọn tẹ́bára tí a sọ ní last time pé ọlọ́run dìde local kelima al-muhsanat àwọn tó kí wọ́n wà chaste kódà ga mùsùlùmí ga tó yí pé ó zina ṣe zina gẹ̀yìn olífẹ́ ó ti yàbí mùsùlùmí ga zina ń ṣe zina ó wà lára màwá ẹgbẹ́ àkàrà mẹ́ṣọ̀n àbí náà màwá ni pé ààlẹ́ ìyìn olífẹ́ àyàfi tuba so how much more christian tó yẹ pé ó ń ṣe zina ó ti yà bí so rí pé mostly gan àwọn obìnrin tí àwọn tí àwọn tó ń sọ pé a lè fẹ́ christian tí wọ́n ń fẹ́ gan ẹ́ rí pé kò yẹ kán fẹ́ wọ gan pé mostly náà àwọn náà àwọn náà ń ṣe zina ó ti yà bí ti ṣe boyfriend girlfriend wọ́n ti ṣe zina pẹ̀lú ara wọn náà kọ́tọ́ nípa àwọn fẹ́ kí náà ń pè kọ́tọ́ nípa àwọn fẹ́ fẹ́ra wọn so walmuhsanatu min alladhina utul kitaba min qablikum idha ataytumuhunna ujurahun tẹ́ bá ti fún wọn ní ujur wọn tẹ́ bá ti fún wọn ní mahru wọn tẹ́ bá ti fún wọn ní sodak sodaki tẹ́ bá ti fún wọn so Ọlọ́run ní pé ìyẹn lè fẹ́ wọn so aya ní sí báyìí ni ẹ̀rí tó ń tọ́ka sí pé èèyàn lè fẹ́ kírísítẹ́nì obìnrin tó bá wà free tó kìí slave ó wà free èèyàn lè fẹ́ ó ti yà bí so àmọ́ ṣé the best rárá òun ni the best àyàfi tẹ́yàn bá rí pé bóyá ó ní maslaha kan mò ń tàti ronú maslaha kan ìtí ní kankan báyìí for now bóyá ó lè gba islam láti bẹ̀ àbí bóyá ọ̀ ṣe ṣe dáwà fún kọ́kọ́ ń gbé islam kan tó fẹ́ àbí kọ́kọ́ ṣe dáwà fún náà èèyàn tí ó gba islam yóò gba islam even before kẹ́yìn tó fẹ́ ó ti àbí kó dáwọ́ ìjẹ́ bóyá pé tọ́ bá fẹ́ tán gan kò nífẹ́ gba ìsìláàmù mọ́ bọ̀tá bá sọ wọn pé àtọ́ bá gba ìsìláàmù yìí nífẹ́ o kódà gan ó lè tún jẹ́ kó tún fẹ́ kó tún gba ìsìláàmù gan ìrálítì ṣùtọ́ wáyé pé ìlà tó fẹ́ mú wa ni pé bí a ti bá fẹ́ mo ní padà ṣe dáwà fún kó gba ìsìláàmù ṣe dáwà fún kó tó fẹ́ so báyìí bó ṣe ronú báyìí ìrònú maslaha kankan tí tó wà ń bẹ̀ Allahu musta'an but nígbà tó yẹ pé ṣẹ̀yà ti jẹ́ kó di halal fún wa adé pé maslaha kan lè wà ń bẹ̀ torí pé sẹ̀ríà ò ní sọ pé ká ṣe kankan àyàfi kí maslaha wà ń bẹ̀ so àmọ́ maslaha o àmọ́ maslaha o aṣáàmọ̀ pé maslaha mà wà ń bẹ̀ torí pé sẹ̀ríà ò lè sọ nǹkan tó pé maslaha tó wà ń bẹ̀ ó pọ̀ ju maslaha lọ kó wá sọ di halal fún wa ó ti yàbí fẹjá sílẹ̀ bẹ́ẹ̀ but tẹ́yàn bá ní better option ó ti bá wọn kí ẹ̀ fi christian kalẹ̀ ẹ̀dá kan àwọn sàràfì ìyá tí wọ́n lẹ̀ tí wọ́n wọkọ̀ ìwọ́lọ́wà christian kan ìwọ́lọ́wà janet kan ń wá yani mary kan àbí nice àbí eunice àbí margaret ah kí ló wá káàkiri ẹ ẹ <laughs> ọlọ́run mr margaret all of the great of africa margaret Long mr now so the point ọ̀nà ni pé òun kọ́ ni the best but níbi Hokumu tó wọlé bẹ́ẹ̀ ni ó wọlé àdèrè mú ẹnìyẹn àlè mú fún ó ti yàrí wọn wá ní pé wàkọ̀dẹ̀ ajima al-ulama ala jawazi nikahi nisa'i ahli alkitab wọ́n ní pé kódà gan wọ́n fà wọ́n ní ìjìmá wù pé yàní ìyẹn lè fẹ́ àwọn obìnrin ìyẹn lè fẹ́ àwọn obìnrin ahli alkitab ìyẹn lè fẹ́ wọn either yahudi àbí anasọ̀rọ̀ náà àmọ́ the reverse is not the case ó ti yẹ pé ọ̀yà nígbà tó ti ní pé ṣé bá ti ní kan tó ní pé anisau ṣàkọ́ ikò rìjàl kí ni kọ́ídà náà pé àwọn obìnrin wọ́n mọ̀ sí ẹ̀ the same hukum pẹ̀lú àwọn ọkùnrin so ní síbáyé wọ́n ti ní kí àwọn kan wọ́n lè fẹ́ wọn either àwọn náà lè fẹ́ wọn náà a lè fẹ́ ètò jọ́kùnrin bẹ́ẹ̀ náà so láti sọ pé ilé yóò wọlé ráàtara nípa ti ní àyàkọ̀ tẹ́lẹ̀ tó ní pé èyàn lè fẹ́ wọn àti ọlọ́sọ generally pé èyàn lè fẹ́ àwọn mushrikun hatta yu'minu àbí so ìyẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀ so general aya nìyẹn awárí aya mi tó wá yọ kéèsì kan kún bẹ ọdún nìkí ni àmọ́ ẹ̀yin tẹ́jọ́ ẹjọ́kùnrin ẹ lè fẹ́ àwọn kí náà ń pè àwọn àwọn ahlul kitab nínú àwọn mushrikat ìyẹn lè fẹ́ àwọn ahlul kitab ó ti yàbí so ayo that case kún bẹ èyí tó kọ àwọn fílẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ náà àbí tí wàá kí bóyá a rí aya kan tó yọ kún bẹ a máa fílẹ̀ bẹ́ẹ̀ ni àbí bọ́lá pé a ti wá aya kan tó yọ one particular case kún nǹkan tó kù ni pé àmọ́ èyí tó kù tẹ́lẹ̀ tó jẹ́ haram yẹn yóò mọ̀ jẹ́ haram lọ so nǹkan tó yọ kù ń bẹ̀ ẹni àti mú evidence wa tẹ́ ẹ̀ bá dédé evidence mú wa ẹ̀rí yọ kù ń bẹ̀ so dàbí ọ̀rọ̀ kí náà pé ọ̀rọ̀ tẹ̀síwìr ọ̀rọ̀ tẹ̀síwìr pé inna shadda azabi inna shadda nas azaban inda Allah yawm al so al musawir ló wà ń bẹ pẹ̀lú alif àti lam ló wà ń bẹ gbogbo musawwir as long as pé kíní ẹ̀ alẹ́ kà sí pé wọ́n ṣe picture ó kó sábẹ́ kíní al musawir. ní ìsìnbáyìí tó bá fẹ́ yọ one case kó ń bẹ̀ kí ló fẹ́ fi yọ ó ti àbí kí nǹkan ló fẹ́ fi yọ gangan kíkọ́ tó lè yọ ọmọ mú kíní ọmọ mú evidence wa ni tó bá lè rí nǹkan kan mú wa ọmọ afílẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdìpọ́sì ni pé tá a bá ti rí nǹkan tó bá ti wá general am. <coughs> ọlọ́sọ pé kíní gbogbo nǹkan ló kó sínú tọ́ ọ̀bá lè rí ẹ̀rí tó fi yọ a particular case kúnbẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ti yàbí so the point náà ni pé kò sẹ́rí níbi ànìsá òṣàkọ́ ikú rìjàn kò sẹ́rí níbẹ̀ ó ti yàbí nítorí pé àwọn kìnìkan náà ni ọlọ́run yọkó níbi previous aya ìyẹn ti yàbí ó wá ní pé wà yúk sọ́dọ̀ bí ahlil kitab alladhina yajuzu nikahu nisaihim so wá ní pé ahlul kitab ti tó ń sọ yín báyìí òun náà ni àwọn èèyàn tó ṣe pé ó tọ́ kí èèyàn fẹ́ obìnrin àwọn ẹni yìí òun náà ni ta ni ahlu tawrat wal injil àwọn tó kí wọ́n fún ní tawrat òun náà ni kí ni al àti àwọn tó kí wọ́n fún ní injil òun náà ni kí ni an-nasara liqawli ta'ala torí gbólóhùn Allah tó wọn ni pé an takulu innama unzila al-kitabu ala ta'ifatayn min qablina so ọlọ́run mention tẹ́lẹ̀ níbi àwọn àyàtì kan pé a lè fẹ́ àwọn particular kind of women ó ti yàbí so lẹ́yìn yẹn ọlọ́run wá sọ pé kìtàbà lọ́hì aleikum so ẹ ṣe kí ni ẹ mójútó nǹkan tó wà nínú tíra yìí so a ń takúlù ìnáma oúnjẹ kìtàbà alàtọ̀ ìfàtẹ́yìn mi kọ́ bí na kẹ́ tó sọ pé oníṣìbáyìí a ti ṣàlàyé fún yín nǹkan tó jẹ́ halal nǹkan tó jẹ́ haram fún yín so kẹ́ tó ma sọ pé ìnáma unzila alikitaabu ala tọ̀fàtẹ́ni mi kọ̀bìlínà kẹ́ tó sọ pé ẹ tíra ti tẹ́ran sí àwọn èèyàn àwọn tó wá ìfọ̀n nìkan náà fún tíra àwọn ọmọ fún tíra kankan ó ti yàbí so ẹ ní any excuse ẹ̀yin náà wọ́n ti fún tíra ní síbáì ó náà kí ni alukur'an so ẹ mọ́ sọ pé ẹ wọ́n kàn fún àwọn yahudi ní tíra nìkan wọ́n fún àwọn nasọ́ ní tíra nìkan àmọ́ àwọn fún tíra kankan lọ́nà fi ni pé à ń sọ pé Oti ti yàbí antakulu ìnáma unzil kitabu ala tọfitani min kọblina kẹ tó sọ pé wọ́n kàn rán tíra sí àwọn tọ́ifà before wa tani ni àwọn tọ́ifà méjì náà al-yahud àti kíni wà so ilé ni evidence pé alul kitabu náà ni kíni atọ́ifatan min kọblina ó náà ni kíni al-yahud wà nasọ́rọ̀ so àmọ́ ìwọ tó bá ní pé kitab ṣe bí àwọn kiri náà àwọn ifá àwọn ṣé àwọn náà wọ́n ní tíra ṣé wọ́n ní tíra ni wọ́n ní tíra yìí ẹ̀wọ́n ló wọ́n ní tẹ́lẹ̀ àmọ́ wọ́n ti wọ́n ti ní nísìbà àwọn náà ti ń kọ́ kalẹ̀ tẹ́lẹ̀ oral kì í náà tẹ́lẹ̀ àbí àwọn náà ti ní nísìbà tí wọ́n ní tíra náà so wọ́n ara ahlul kitab so alikitab ó ní alifatilam so alu ìdọ́fà sí áàmù ní gbogbo ẹgbẹ́ náà ni ó ṣe bá wọn so ọlọ usul ọfi ṣe usul wọnú náà ni láti usul láti usul ọ ṣe wùsù wọlú náà ni pẹ̀lú àwọn nǹkan tí tó sọ yìí Allahu musta'an so a ti parí ọ̀rọ̀ a ti parí mas'ala athamina so and wabidhalik a ti parí albabul awwal so kí ni kí ni babul awwal ta sọ ọ̀rọ̀ annikah ó ti yàbí àtàǹkó tó ń ṣe pẹ̀lú annikah nísìnyí ajá lọ sí albabu thani albab athani fi sọ̀dák fi sọ̀dákì wà hukuki zawaj wà wàjibáti ha wà walimatul urs so níbi báàbù yìí àǹkan ta fẹ́ sọ òun ni ọ̀rọ̀ sọ̀dákì then àwọn ráìtì marriage ọkọ àtìyàwó tó yà bí then àwọn kan tó jẹ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ then a, a àwọn sọ̀rọ̀ nípa walimatul urus bóòlá ṣe mọ́ sí walima ó ti yà bí sọ ẹ̀dá bẹ̀rẹ̀ pẹ̀lú aláàkọ́ wọ́n ní pé wà fíhì masáì lábẹ́ báàbù yìí ó ní àwọn masáì kan tí táàmà sọ yín báyìí almasalatul ula the first masala tó wà lábẹ́ báàbù yìí ó dá kí ni bákan náà a mọ̀ sọ ìdájọ́ rẹ̀ nọmba wọn ni pé tààrífù sọ̀dák kí náà pè ní asọ̀dák gangan ní islam tàbá ni pé asọ̀dák asọ̀dák mama na zalik fil islam wọ́n ni pé lógọ́tàn so tàbá fẹ́ wèdè lábára gan fúnra tàbá ni pé asọ̀dák kí náà gbà lérò mina sidiki tẹ́ bá wò dáadáa ẹ̀ mọ̀ ni sidiku ó ti àbí èyí tó jẹ́ khilaful kevin èyí tó tó tó tó jẹ́ opposite fún kẹ́ẹ̀mà parọ́ so wọ́n yọ sọ̀dá láti bo láti ṣíríkú khilaf al-kevin wọ́n ni pé shara'an níbi sharia kí náà ń pè ní sọ̀dá wọ́n ni pé huwalmalu alladhi wajaba ala zawji dafu'uhu li zawjatihi bi sababi aqdi nikah ìgbà pè ní as ní sharia wọ́n ní kí òun náà ni almal owó kan èyí tó ṣe pé wájábà aláìláìzáòdì yóò mọ jẹ́ ọ̀ranyàn fún ọkọ dàfẹ́hù lèzàwòjá tí kó fún ìyàwó rẹ̀ yóò mọ jẹ́ ọ̀ranyàn fún ọkọ kó ṣe kí ni kó fún ìyàwó rẹ̀ bí sábàbí akéde nìka tó nǹkan tó máa ń fa wùjú bí nǹkan tó máa ń fa pé ó jẹ́ ọ̀ranyàn pé kí ni wọ́n ti ṣe akudu ànìka wọ́n ti ṣe akudu wọ́n ti fẹ́ra wọn yóò máa jọ̀rọ̀ ẹ̀ pé kó ṣe kí ni kó fún ní sọ̀dáàkì yìí owó yìí owó yìí náà ń pè ní kí ni asọ̀dáàkì sóyè àbí ṣe definition ìsóyè báyìí ọ wá ní pé wà súnmìyà sọ̀dáàkì sọ̀dáàkọ̀n lè ìṣàárìhí bí sídìkì rọ̀gbá ti bàdìlìhí fìdníkà so ìdí tán fi pé sọ̀dáàkì ní sọ̀dáàkì láti fi jẹ́ kí yàní ọkọ kó lè jẹ́ kó hàn kó lè jẹ́ kó hàn pé lóòótọ́ òun fẹ́ fẹ́ yàrá obìnrin this particular woman ó fẹ́ fẹ́ so ó lóòótọ́ ó ní interest láti fẹ́ obìnrin yìí so náà fi pé ní sodak ó ti yé bá náà fi pé ní sodak so amúkọ́yàdà kan wá ní ìkànnì àwọn classes wa ní ní madrasa tá a ní pé wọ́n ní pé la yabdulu la yabzulu shay'an eh, la yabzulu mahbuban aw la yubzalu mahbubun illa li mahbubin eh, afdol min al mahbub pé ìhun ní spending kankan tó téèyàn nífẹ̀ẹ́ sí àfi torí pé òun fẹ́ gba nǹkan míì tó nífẹ̀ẹ́ sí náà tó ju eléyìí lọ so nísìnyí báyìí a ní nǹkan méjì nísìnyí báyìí tó yẹ a nífẹ̀ẹ́ sí nǹkan méjì àmọ́ eléyìí mo nífẹ̀ẹ́ ilé ìjò ilé ìlọ mo nífẹ̀ẹ́ ilé ìjò ilé ìlọ mo dẹ̀ mọ̀ pé kí n tó lè gẹ́ẹ̀tì èyí tí mo nífẹ̀ẹ́ jù mo need to spend the, the lesser one so kí ló kù báyẹn máa spend lesser one láti fi gẹ́ẹ̀tì èyí tó tóbi àbí so ọlá pé mo nífẹ̀ẹ́ èyí tó tóbi yẹn so mo lè spend èyí tó kéré so that's why náà wọ́n máa ń pe yà ní àṣìṣàká tó ń pè ní sọ́dákọ̀ọ́ torí pé mo fẹ́ gbà kankan látọ̀dọ̀ allah subhanahu wa ta'ala torí pé mo mọ̀ pé ó ju owó yìí lọ sọlá pé mo nífẹ̀ẹ́ kí ni ẹ̀ ju ti owó tó wà lọ́wọ́ mi lọ so máa ṣe kí ni máa ṣe sọdá kan náà ni àbí lóòótọ́ owó yìí mo nífẹ̀ẹ́ owó yìí àwọn mọ̀ pé ó ní nǹkan bí tí padà mọ́ gbà la fi spẹ́ndì owó náà sọlá pé èèyàn nífẹ̀ẹ́ obìnrin náà ló ṣe kí ló fi yọ sọ̀dá kí pé tọ́ ọ̀dọ́ owó yìí àti iná ó le díẹ̀ àwọn ọlá pé mo fẹ́ fóbìnrin ni ẹ̀jẹ̀ náà ó ti yàbí wọ́n fi pé kí ní asodak wọ́n wá ní kí wà yóò sáàmà aidan wọ́n nípa tó máa ń pe sodak ní àwọn orúkọ mi bí kí ni almaharu wọ́n máa ń pè ní kí ni almaharu so yídá ká pè ní asodaku àbí ká pè ní kí ni almaharu àbí ká pè ní kí ni anihlatu wọ́n tó máa pè ní kí ni nihla tó yọ sọ pé wà á tún nìsá sọ̀dọ̀kọ̀ ti hinna nihlatan ọlọ́run pè ní kí ni nihla ó ti yàbí so a lè pè ní nihla náà bákan náà a lè pè ní alìrúkúrú pẹ̀lú dọ́mà rúkúrú wọ́n tún máa ń pè ní kí ni ọkùrù even though àwọn fáyìí máa ń lo ọkùrù fún yàní máhàrù ta fóbìnrin torí wọ́tò ṣubaha that is èyàn bá sùn àmọ́ kìí gbogbo yá èyàn fẹ́ ṣe gẹ́gẹ́ jẹ́ haram ṣubaha ló fa bá fọ̀níṣà ní ṣìbáyìí kò mọ̀ pé this particular woman ó jẹ́ okùtù fún mi mí na rọ̀dọ̀ kò mọ̀ kò mọ̀ tẹ́lẹ̀ òun rò bóyá ara ni ó ti wá bá nígbà tó wá bá sùtọ́ wá rántí ní lẹ́gbà tó fẹ́ tán ọwọ́ bá sùn padà hàn lẹ́tà pé ah, àṣé ìyá yìí ukhtu ló jẹ́ fún mi mina rọ̀dọ̀ so tó bá fún ní maharu fúnni yóò fún ní maharu ni yóò fún ní maharu tó bá fún ní maharu àwọn fáwọn pè ní kíni ukuru ó ti àbí but generally wọ́n lè lo ukuru fún maharu generally àbí sodak ó ti àbí so sodak almahru anihla alukuru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó náà máa ń pè asodak now àti mọ̀gánà pé ní sọ̀dák lugatan wa shara'an in tó kù ní sọ̀rọ̀ ni pé mashru'iyyatuhu so she sọ̀dák in tó jẹ́ òfin fún àwọn mùsùlùmí ni àbí kìí sí nǹkan tó jẹ́ òfin fún àwọn mùsùlùmí so ní báyìí nǹkan tó hàn ni pé nǹkan tó wà lẹ́gísítẹ̀ fún àwọn mùsùlùmí ni àbí ó jẹ́ òfin fún àwọn mùsùlùmí àwọn mùsùlùmí so amru atọ́dọ̀ Allah àti ànẹ́bì tó tọ́ka sí pe a lè ṣe sọ̀dák yìí so wọn wá ní pé al-aslu fi mashuriya ti sọdá al-kitab wa sunna wa ijma so a ti sọ lásán pé tá bá ti ní pé al-aslu bàmánà dhalik ẹ̀rí ad-dalil ó ti yàbí so al-aslu fi mashuriya ti sọdá ki al-kitab wa sunna wa ijma wọn ní pé ẹ̀rí tó ń tọ́ka sí pé sọdá nǹkan tó jẹ́ òfin fáwọn mùsùlùmí wọn náà ní kí ni al qur'an wa sunna àti sunna wa ijma àti kí ni àti ijma náà kàmá sàyà ti bàyánuhu fìlìkàlámi àlà hukmi sọ̀dák bá ti padà mọ́ sọ tá a bá fẹ́ ṣàlàyé ìdájọ́ sọ̀dák but ẹja kọ́ mọ̀ pé sọ̀dákù nǹkan tó ṣe pé ní islam a máa ń ṣe ni so a ti rí amúrú látọ̀dọ̀ allah àti látọ̀dọ̀ anabi nǹkan tó wá kú nísìbàyí pé ṣé ọ̀rọ̀ yẹn ni àbí kìí ṣe ọ̀rọ̀ yẹn nǹkan tó kú nísìbàyí nìyẹn aṣáà ti mọ̀ pé téèyàn bá ṣe ọlọ́run fẹ́ ká ṣe ni àbí anabi fẹ́ ká ṣe bọ̀ kí ló kù ní síbáyìí pé kí ṣé ó wá jẹ́ haram ṣé wá jẹ́ wájú àbí ó jẹ́ mustahab náà fi ní pé hukmu sadaq yajibu ala zawj kí náà sọ yajibu ala zawj daf'u al-mali bi mujarrad tamam al wọ́n ní pé ọ̀ranyàn ni that is as-sadaq wajibu ni ọ̀ranyàn ni ó ti rí báwọn yajibu ala ni azawj kì í ṣe zawja bí àwọn indians máa ń ṣe nígbà àwọn indians bí àwọn ti máa ń ṣe ni pé ìyàwó ló máa ń san sọ̀dáàkì òun ló máa ń sọ máhùrù bẹ́ẹ̀ ni òun ló máa ń sọ máhùrù àwọn obìnrin ló ń sọ máhùrù ní lọ́dọ̀ àwọn indians so that's why àwọn obìnrin máa ń kó sí wàhálà gan tó bá fẹ́ fọkọ níbẹ̀ yẹn àwọn hindus máa ń kó sí wàhálà gan so but ní islam àti níbi àwọn ibi tó pé wọ́n ní yàní wọ́n ní làákàyè dáadáa wọ́n náà ní pé kí ni àwọn kìlọ̀ ẹ̀kọ́ mọ̀ san sọ̀dák kúrò nílẹ̀ yorùbá gan àbí so yẹ́ jùbọ̀ alẹ́ ó kẹ́bí àwọn yorùbá wọn mọ́ fi mọ́ alágọ̀ síbí àbí <laughs> so epo kíní kan so àwọn kíní ẹ̀ mọ́ alágọ̀ ni bọ̀tọ́ ayé pé àwọn kíní wọn ní pé kí ẹ̀ san kò dẹ̀ kò ó sì bálaka ìmọ̀ yẹn lè san inshallah kò sí nǹkan tó ṣe bọ̀tọ́ bá ti ń pọ̀ jù èèyàn lè bá wọn sọ pé ah, ẹ bá ìdúsì kíní ó ti yà mí so yajibu ala zawj daf'u al mawani pé ọ̀ràn yẹn ni pé kí ẹ̀yàn tó bá joko kó sanwó yìí bi mujarrad tamam al aqd tó bá ṣá ti parí akudu báyìí tó bá ti ṣe akudu báyìí so ó padà kọ́ ni ó kò padà kọ́ yó san yó san mahru ni ó kà pé mahru tí yó san tó ai pé kò tí kò tí kò tí bá sùn yó mọ̀ jẹ́ nisfu yó mọ̀ jẹ́ half nǹkan tó bá béèrè ká ní pé nisfu báyìí àti sọ pé Ah, màá fún ẹ ní bẹ́ẹ̀ bí one million naira àbí ah, màá fún ẹ ní eh, eh, <laughs> ara ten thousand kọ́ màá fún ẹ ní one million naira so sọ one million àbí kọ́ ọmọ lọ sọ <laughs> ẹ fún mi one million naira so bọ́ padà di pé ó padà di pé ìgbà tí tá a ṣe ákùdù tán gbàtà wọlé mo wá rí pé ah, ó dàbí pé ó máa yóò fa ìmíràn bí i ó fa ìní kò àṣé make up ló ṣe ní ọjọ́ nazor àṣé mi ò fọwọ́ mo start ah ìyìn mọ́ so tẹ́yìn bá ti sọ pé mo fẹ́ kọ́ ìyóò fún ní five hundred thousand ni kó mọ̀ bínú yóò fún five hundred thousand kò lọ ó yóò fún ẹ bẹ́ẹ̀ yóò dẹ̀ máa lọ yóò padà sílé rẹ̀ àmọ́ ẹ fún ní five hundred thousand naira half ni ó ti yà bí so that's why ó da kí ẹ̀ ní kí ẹ̀ ń wo èèyàn tẹ́lẹ̀ fẹ́ dáadáa if not ẹ padà sọ márùn náà ni but half ẹ padà yóò bẹ̀ ṣọ́ta àdá so wọ́n ní pé àmọ́ tẹ́yìn bá ṣe ṣe akudu mo ṣáà ti ṣe akudu àbí ìyóò sọ márùn fún ni either full àbí half àwọn ni pé wàláyà júùsù ìskọ́tù wọ́n ni pé kò tọ́ kí ẹ ṣe ìskọ́tù rẹ̀ kí ẹ wá sọ fún musaja ìpé jọ fi kí ni kalẹ̀ náà filẹ̀ filẹ̀ ẹ́ <laughs> filẹ̀ wọ́n ni pé láyà júùsù ìskọ́tù hù kò gbọ́dọ̀ ṣe ìskọ́tù ó lè ṣe takfífù dé ó lè takfífù àmọ́ ìskọ́tù abadan kó mọ́ ṣe ìskọ́tù rẹ̀ ọ̀rọ̀ yẹn ni pé kò ṣe kí ni kó san wàlà ọ̀họ́ tamun kò wáyé pé ó lo kí wọ́n pé ó fún ní ríngì kékeré kan kó ṣàti fún ní kankan tó wáyé pé ó tọ́ kí ẹ̀ ń ṣe skọ́tù rẹ̀ obìnrin tí tó wá sọ́dọ̀ ànẹ́bì ṣe bí nígbà tí ti pé ilé òdì kankan yá ṣàfẹ́ lọ́ba yẹn àbí fún ní kankan ó ti àbí so wọ́n ní pé wàdálà àlàzálè kọ́ọ̀lù tààlà wọ́n ní pé nǹkan tó nǹkan tá a sọ ní síbáyé pé ọ̀rọ̀ yẹn ni pé kí ẹ̀ fún obìnrin ní sọ̀dá òun náà ní gbóná wàlá subhanahu ta'ala tó ní pé wà á tún nìṣá sọ̀dùkọ̀ tí hinna nìhlátàn kí ọ̀nà sọ́nbẹ̀ ẹ fún àwọn obìnrin ní kí ni sọ̀dá kí wọn fún wọn ní nìhlá dàtí sọ̀dá kí náà wọ́n sọ́nbẹ̀ ẹ fún wọn ní sọ̀dùkọ̀ tí hinna nìhlátàn so ẹ ti rí báyìí pé sọ̀dá kí àwọn obìnrin ló ní àbí kì í ṣe ti bàbá bàbá kọ́ lónìí ó ti àbí ta ló ní sọ̀dá but òun ló máa kọ́kọ́ gbà pé mo ní kíní bákan náà tọ́ ọ bá ti fún un tẹ́ ẹ bá ti fẹ́ra yín tán mọ́ gbà lọ́wọ́ rẹ̀ pé mo fẹ́ sáré ya náà sáré fún mi ní wọ́n mi lọ́nà mọ́ ìwọ̀n ìbísáré fún mi mo fẹ́ sáré sí bísíǹsì kan tọ́ bá ti wá <laughs> tọ́ bá ti wá gbà tán tọ́ sì nǹkan fẹ́ ṣe tán nǹkan tó kù ní wọ́n bá ń bèrè pé àbú owó yẹn kọ́ ọ máa bínú wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ò yáwó tọ́ bá ti wá yáwó tán tọ́ <clears throat> bá ti wá lò tán wọ́n ń bèrè pé owó dàbú yóò máa yóò máa ṣògbójú kíni ẹ̀kìn fíìmì kan ìyẹn ní ti yé tí gbogbo oúnjẹ tó ti dá tọ̀jọ́ ìṣe ìwọ lọ́ra ni yóò àwọn bó ti rìn ni ó ti bá wọn ṣàwọn kíni ẹ̀wà òkè náà ẹni kò sí tọ́lú ṣe ìṣọ́ta àlà náà ọwọ́ ni pé kíra ọwọ́ nínú àyà gan ọwọ́ ni pé wà kọ́ọ̀lù tààlà then ní àwọn àyà mi tó tọ́ka sí pé ọ̀ràn ẹ̀ ni pé kí ẹ̀ ń ṣe kí ẹ̀ ń sọ sọ̀dáàk òun náà ni gbólóhùn allah subhanahu wa ta'ala tó ní pé famastamta'atum eh, eh, bihi min hunna fa'atu hunna ujuro hunna faridatan so ní ìbàyọ̀rọ̀ ni pé tẹ́ bá ti padà gbádùn àwọn obìnrin yìí tẹ́ bá ti bá wọn sùn that's the meaning tẹ́ bá ti súnmọ́ wọn a wọn ni ọlọ́run bíi fa'atu hunna ujuro hunna faridatan ẹ̀ṣẹ̀ kí ni ẹ fún wọn ní máhàrù wọn faridatan ọ̀ranyàn ni ọlọ́run pé ní kí ni faridọ́tàn ọ̀rọ̀ yẹn ní pípẹ́ fún wọn àmọ́ yóò mọ̀ jẹ́ fúl ní táìmì yìí àbí tó pé ẹ̀yìn ti bá wọn sùn yóò pé wọ́n jẹ́ fúl bọ̀ tó pé èyàn ti bá sùn òun ni half apàdà dìbẹ̀ ṣọ tààlà ṣó yà bí ọwọ́ ni pé wàkọ́ọ̀lù tààlà níbi àyà mi ọlọ́run ni pé láàjù náà aleikum kò sí láìfi lórí yín kò sí láìfi kàkà lórí yín ìntọ̀láktùmù nìsà tẹ́ ẹ bá tọ̀lákòbìnrin pé ìfẹ́ mọ́ ma lam tamassuhunna aw tafridu lahunna farido so ẹ ẹ kíná pé ẹ ṣe tọ́láàkì wọn ẹ ẹ̀dẹ̀ tí ṣe kí ni ẹ tí bá wọn sùn ẹ tí súnmọ́ wọn bákan náà ẹ tí fún wọn ní maharu ẹ tí fún wọn wọn ní ọlọ́run níbi kí ni ẹ lè ṣe tọ́láàkù wọn dàdí stem bá fóbìnrin ní sí báyìí ìgbà tó wá dé ìgbà tó wá ìgbà tó wá wọlé mú ní pé ah, eléyìí lè ah, mi mọ̀ pé bó ṣe rí eléyìí ó ti rí báwọn so wọ́n ní pé èèyàn lè tọ̀ lákọ̀ rẹ̀ kò bá ṣe pé ìtì fọwọ́ kan àbí ìtì fún ní maharu But kan lábẹ́nu bẹ́ẹ̀ ni pé kí ni ọlọ́run tún lo kẹ́lẹ́ ma fàrí ọ̀tà ń bẹ̀ náà fún maharu ó ti yàbí so aw tẹfiridu lahunna fàrí dọ́tàn ọlọ́run pé maharu ní kí ni fàrí dọ́mẹ̀ ìgànnáfẹ́ lọ́mọ ìgànná nìyẹn even though atúnrí okùn mi níbi àyàn pé èèyàn lè ṣe tọ̀ lákòbìnrin tí èèyàn ti fọwọ́ kàn gbẹ̀gbẹ̀rán fẹ́ ló bẹ̀ ní kí ni kẹ́lí máa fàdírọ̀ tó wà ń bẹ̀ náà fẹ́ ló ń bẹ̀ tó ń yà bí ọwá ní pé then uh, wà hadithu sahli ibn sa'ad rọ̀dí ọlọ́wà àn lẹ́yìn náà àwọn ẹ̀rí tó a ti kó níbi kìtàwà àbí níbi sunna oná ni hadith sahli ibn sa'ad rọ̀dí ọlọ́wà àn kọ́ tó ní pé atati mra'atun uh, annabi sallallahu alaihi wasallam so arábìnrin kan wá sọ́rọ̀ annabi so fakolat ó wá sọ fún ànábì pé inni wahabtu nafsi lillahi wa lirasuli so mo ṣe kí ni èmi mo fún ànábì àti ọlọ́run ní ara mi that is kan kí ni kí ànábì kó fẹ́ mi kí ànábì kó ṣe kí ni kó fẹ́ mi so ẹ wò pé àbọ̀t ah, kò sí wàlíù ní ìbàyàbí ẹ torí pé ó jẹ́ kọ́sùn fún ànábì pé ó lè fóbìnrin without wàlíì so ànábì lè fóbìnrin eh, pẹ̀lú kí ni without pé wàlíù wà ń bẹ̀ so ó wá ní pé òun ti ṣe kíni ó ti fún ànábì ní ara rẹ̀ àti allah fún pé kí ànábì kó fẹ́ fakọ́l ànábì wá sọ pé máàlì finisa min hajjatin ah mi ní ìdòbí ní báyìí ó ti báwọn ànábì ní pé kíni o mi ò ní ní báyìí fakọ́l àrọ́jùlùn so ìkan ní àwọn ọkùnrin tó wà ní lẹ́gbàá ànábì náà sọ̀hábà ó wá sọ fún ànábì pé zawijniha ànábì ní wà pé ọ̀ oh, oh, láìkòbìnrin yìí bóyá jẹ́ kí mi fẹ́ sokol anẹ́bà sọ pé kí ni àtúhà sáwùbà fún ní aṣọ kan tí ó mọ̀ jẹ́ sọ̀dákì fún àbí naam alhadith so ilé tọ́ka sí pé èyàn mọ́ fóbìnrin kankan tẹ́ bá fẹ́ fóbìnrin ó ti àbí naam wa hadithu anas bin malik hadithu anas bin malik náà anna rasulallah sallallahu alaihi wasallam ra'a ala abdurrahman bin auf athra za'faron so anabi rí anabi ó gbóòórùn za'faron ó gbóòrùn zàfàrán ní ara abdulrahman ibn auf that is bí perfume so yẹ́ àbí so wá ní pé fàkọ́lẹ̀ nàbí anábíwá sọ pé eh, mahyam kí ló ṣẹlẹ̀ that is kí ní ìtọ́ fi lo perfume ní ìbáyìí wọ́n ní pé yà ní máa ṣàánúkà wà máa àmúrúkà fàkọ́l ó wá sọ fún anábí pé yà rọ̀ṣùlọ́lá tàzà wáṣítò mọ́ra àtà mo fẹ́ one particular woman mo fẹ́ fàkọ́l anẹ́bọ̀wá ni pé ma a sùdàkùtà kí nìkan tọ́ fún ní sọ̀dáàkì kí nìkan tọ́ fún kọ́l waznu nawat min zahab so kí ni nawat nawat òun náà ni ẹ̀wọ̀n kí tẹ́yìn bá ti jẹ dàbínú that sì tó wà mẹ́ sí nìyẹn òun náà pè ní nawat so wéètì wéètì sídìí dàbínú yẹn ó ti bá wọn àwọn ni pé nínú gold ó ní mú fún obìnrin náà tó tá bá yọ kékeré yẹn bó ṣe kéré yẹn ní gold mú fún that particular woman òun ni sọ̀dáàkì tí mo fún ó yé àbí ó lè kéré náà ó lè kéré lóòótọ́ àmọ́ ó lè ní <laughs> value tó ṣe dáadáa o ẹ̀mọ́ òbí àwòkọ̀ kéré ni o ó ti yé àbí fakọ́ọ̀l anábà ni pé tọ́ bárọkọ̀ lọ́hùlákà kọ́nà jẹ́ kí ni kọ́nà bá ṣe bárọkà sí nǹkan tó ṣe yẹn áwùlìm tó wá ṣe nǹkan tó wá kò ní sípàdé kí ni wá ṣe wàlímà wà láòbí ṣáàtì kò báyìí pé ọlọ ṣáàtù kan that is bí a bí ewúrẹ́ àbí àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tí àbí wà láòbí ṣáàtì so meaning that èyàn lè lo nǹkan tó tóbi ju ṣáàtù lọ àbí ó tí àbí èyàn lè lo nǹkan tó tóbi ju ṣáàtù lọ àmọ́ tó bá yẹ ṣáàtù òun náà wà òkè ó tí àbí náà gbogbo ilé ní ìsìnkú àwọn tọ́ka sí pé ọ̀ràn yẹn ni pé kéèyàn fún obìnrin ní sọ̀dá tó ayé pé kì í sọ̀rọ̀ yẹn kò yẹ kò yẹ káàdì máa béèrè àbí ọlá pé ọ̀rọ̀ yẹn ni àmì fi pé ọṣà ti fún ní kankan ó ti àbí ọ̀rọ̀ yẹn ni ọwọ́ ní kí wà ajma al-muslimun ala mashru'iyyati sọ̀dáàkì fi nikah so bákan náà mùsùlùmí náà wọ́n ṣe kí ni wọ́n ti ní ìjìmá olórí pé èèyàn máa ń ṣe sọ̀dáàkì níbi an gbogbo eléyìí ni àwọn àdílà tó ń tọ́ka sí wujub as-sadaq fil islam ẹjá ka last one yìí ká dúró mẹ́ṣọ́ tààlá tó pí question lè wà àbí wọ́n ní pé al-mas'alatu thaniya ẹlẹ́kejì wọ́n ní pé hadduhu wa hikmatuhu wa tasmiyatu so kí haddu rẹ̀ kí ni yà ní bó láti tún haddu that is eh eh odi wọn kí náà pé ah, asodak ó ti yàbí kí ni haddu rẹ̀ so kí ni level tẹ́ kó dé ó ti yàbí òun ni a mọ̀ sọ yín báyìí bákan náà wà hikmato àti hikma kí ni hikma tó wà lábẹ́ pé ká sí sodak bákan náà tẹ̀símíyàtò pé kí ẹ máa mention sodak kí ẹ tó fẹ́ obìnrin ó ti yé báwọn so kí ni ìdájọ́ àwọn kìíní number one wọ́n ní pé haddu sodak kí ni hadu sọ̀dák wọ́n ní pé la hadali akọ́lì sọ̀dák wọ́n ní pé sọ̀dák kò ní èyí tó kéré jù kó ṣáà ti fún ní kankan ó ti àbí kò sí kó bóyá dandan ó gbọ́dọ̀ twenty thousand naira àyà yín mọ̀ ṣe bẹ́ẹ̀ àbí wọ́n ní pé tẹ́yìn bá lọ ṣẹ̀dá kan ní ṣùgbà ní kínní wọ́n sọ pé ó gbọ́dọ̀ tó twenty kínní kan thousand ó hmm, ti bá wọn àbí twenty kínní kan thousand so kì í ṣe ẹranko jẹ́ bẹ́ẹ̀ ó ti àbí kò ní àkọlù wàlà aksọ̀rọ̀ bákanáà kò ní èyí tó tóbi jù ń bẹ̀ so tó bá wù ọ lè fún ní 30 plus of land ìwọlọ́mà ẹ́ àbí kọ́ fún ní private jet ìwọlọ́mà ó ti bá wọn kó sáà ti jẹ́ pé ẹ àgí lórí ẹ̀ ó ti àbí náà ló kọ́ ẹ̀ àwọn sísá pọ̀ àbí ṣé wọn pọ̀ ni àwọn sísá pọ̀ so tó bá ní private jet àbí barakallahu fik ṣọ́lá inshallah so ma wá bí bá ṣe ṣe inshallah ó ti bá wọn ma gẹ́bà sí àbútí oṣù ó ti bá wọn but ah right ẹni ó lè sọ bẹ́ẹ̀ àbí ó lè sọ pé fẹ́ private jet tẹ́ẹ̀ bá fún private jet ìfẹ́yìn ẹ òkè kò ṣọ́lá inshallah so hadha huwa fakullu ma sọ́ha an yakuna thamana wọ́n ní pé gbogbo nǹkan valid kó mọ jẹ́ thamanu kó mọ bí price náà ni abi. ẹ̀hẹ̀n price òjò tàbí kó mọ jẹ́ bí wage nǹkan tó yà mọ́ ń fún yàn pé asanwó nǹkan tó yẹ pé ó tọ́ tó yẹ pé èèyàn lè fi ṣe thamanu pe ujúrọ̀ ní pé sọ́ha àyẹ̀kúnà sọ̀dá kan wọ́n ní pé èèyàn lè lò fún so meaning that for instance ṣé a lè lo homru lati fi sanwó ọtí ṣé lo a lè fi sanwó àbí àbí khinzir Ah, kí náà ń pè ẹlẹ́dẹ̀ sáré lò bákan náà ẹ̀ lè lò láti fi ṣe sọ̀dáàkì náà ó ti bá ń kí bí a fábítẹ̀ tọ́ lọ fẹ́ <laughs> ìyàwó bí a òmùtí ni wọ́n bẹ̀ àwọn ni pé gẹ́tẹ́ tọ́ṣe ni pé ọ mú gúdà bí kéètì méjì wá ṣé kò bọ́sí ọmọ ṣẹlẹ̀ dáadáa náà mo ẹ́ bẹ́ẹ̀ ni àbí ṣìnáàpù nìkan mú wá lọ́wọ́ ti mú ṣìnáàpù ọtí tán àbí kọ́ mú sàrásà sàrásà tírítírì nìyẹn eh. mú tírítírì wá tó bá ti mú wá bí méjì mẹ́ta ó ti tán ó ti níyàwó náà nìyẹn eh. so ìyẹn abada nìyẹn onílò lo, tó yẹ pé a lè fi ṣe samanu normally ní islam la máa ń lò bi owó bí ilẹ̀ àti nǹkan míì ó ti yàbí wọ́n wá ní pé likọ́wùlì tààlà tó ní gbólóhùn allah subhanahu ta'ala tó ní pé wa uhilla lakum ma waro azalikum an tabtagu bi amwalikum so ọlọ́run sọ yín báyìí pé ọlọ́run jọ kọ́ mention àwọn obìnrin tó yí pé àlè fẹ́ wọn ọlọ́run wa ní pé wa uhilla lakum ma waro azalikum àmọ́ nǹkan tó wáyé tọ̀ sí nǹkan tá a ti sọ níwájú yóò mọ̀ jẹ́ halal fún pé kẹsẹ̀ kí ni kẹ́ fẹ́ wọn ó ti àbí an tabtagu kẹsẹ̀ kí ni ẹ tabtagu that is ẹ lè show interest pẹ̀fẹ́fẹ́ wọn àwọn pẹ̀lú kí ni bí àmùwàlíkọ̀ àwọn pẹ̀lú owó yín and máàlù kìí ṣẹran kó jẹ́ owó gẹ̀gẹ́ fún àyàzí paper mọ̀ ní àbí ìkan ó lè jẹ́ nǹkan mi ó kó sábẹ̀ kí ni máàl tó dáàzà níbi ìzàká gan tàbá ní pé àmùwàl kìí sí pé owó nìkan lásán bẹ̀ dáà sọ pé àwọn àmùwàl àsàkàwí ìyàwó náà ní kí ni aláwọ̀kọ́ bahimatul anam bí kí ni bí àwọn ibil camel bí àwọn bákọ́rọ̀ bí kíni ẹ̀ eh, cows bí gunam sheep àti nǹkan mi a tún wá ní pé inú àwọn owó tá a máa ń fi sọ̀sà kan oná ní kíni ẹ̀ eh, alkọ́ọ̀dì ju minal ard nǹkan tó pa jáde láti ilẹ̀ tó bá ti tó sixty sọ àbí afuwan tó bá ti tó three hundred sọ àbí then number three oná ní kíni ibẹ̀ ni owó wá wọ̀ gàgàgà that is owó gàgàgà fúnra rẹ̀ paper money àbí gold àbí silver then last one ní kíni wúrú tìjára nǹkan tá a bá ti ń tà gbogbo ilé ní sìbà á pè ní kí ni amuwal so nǹkan tó pé a lè fi ta nǹkan kan àbí a lè fi ra nǹkan kan ìyẹn lè fi ṣe sọ̀dáàkì náà tó yẹ pé àfáǹtà fìlàní tó yẹ pé fìlàní àfáǹtà ó ti bá ó lè fi ṣe sọ̀dáàkì náà tó bá ṣe pé ó ní pé àfà ẹ̀mú ní ìdìfìlà mẹ́ta <laughs> black méjì àti white ẹ̀yọ̀ kan no àlóòlè ó lè fẹ́ fún àwọn àbúrò rẹ̀ kò possible dáadáa bóyá àwọn búrò bóyá wọ́n ní fìlà ṣùgbọ́n <laughs> ó ti rí báwọn àbí ó lè sọ pé àbú nǹkan tẹ̀sẹ̀ ni pé eh, mo ní àwọn àwọn gọ́nàmù tí mò ń rí ẹ̀ láìpẹ́ ẹlẹ́bá mi wò wọ́n fún ọdún kan ó wọlé ó wọlé dáadáa yẹn lè ṣe ó wọlé dáadáa yẹn lè ṣe ṣùgbọ́n náà ni Musa ṣe fún bàbá àwọn ètò eh, eh, tó padà fẹ́ àbí ó ṣe fún for how many years ten years Baba ní pé eight years pé àmọ́ tó fi méjì kún kò òun náà ò bá dínà <laughs> ó ti rí fún bá fi méjì kún bàbá so kí ni Musa ṣe ó fi méjì kún àbí ó di mẹ́wàá so òun gan ni sọ̀dá kìnnà fún ti Musa náà ìyẹn lè ṣe bẹ́ẹ̀ inshallah as long as pé kì í ṣe nǹkan inú ilé pé àbú ìgájọ́ ìmọ̀ ṣe ni pé ẹ máa bá mi fọ bọ́ ẹ máa bá mi fọṣọ náà ẹ̀ẹ́dẹ̀ ma bá mi kí ló túkìrì àmọ́ ṣe náà ẹ ma bá mi gbálẹ̀ náà bọ̀ ọdún méjì náà ni ọdún méjì náà ni ó ṣe bá wọn lẹ́yìn ẹ wà láì fẹ́ kankan mọ́ lẹ́yìn ẹ ó ti tán ìfẹ́ kankan mọ́ ó ti yé àǹfààní pé ilé ìwòtọ́ torí pé nǹkan tó yẹ kó ṣe lélẹ̀ bọ̀tọ́ àìpé nǹkan mi tó pé wà ń ta ó fẹ́ scope ẹ̀ ní <laughs> scope ni so táìpé nǹkan mi tó wà ń ta ni tó pé kò sí nǹkan tó yẹ kó mọ̀ sí ilé ni ẹ̀hẹ́ ìyẹn lè ṣe inshallah tó bá gbà ó ti yà bí náà so ọwọ́ ni pé fa atulakọl mal níbi àyà yìí ọlọ́nṣe kí ọlọ́nṣe ìtìlákọl mal àti ó sọ generally pé ó lè jẹ́ any kind of money ó tí àbí wà láàmì ọkọ̀ dírhù bí hadin muayyan nǹkan méjì ló wà bẹ́ẹ̀ any type of money àti that is a level ẹ̀ bó ṣe kó pọ̀ sí ẹ bó ṣe kó kéré sí kò síbẹ̀ àmọ́ àlẹ́ ni níbi àyà yìí ó ti yàbí wọ́n wá ní pé wàlì hadithi sahal bin sa'ad wà fíhì annan nabi sallallahu alaihi wasallam kọ́lá fil mar'a alwahiba nafsaha so obìnrin tó sọ fún anabi kò ń fẹ́ fún anabi ní ara rẹ̀ anabi sọ fún yàní ọkùnrin náà pé àtíhá wàlàwù khataman min hadid fún ní kankan kò báyìí pé ó ní khatam ring láti bo láti hadid kí ni hadid iron Ah, pé ring láti hadid ní reality kò ní wọ́ọ̀tì kankan owó náà ni àwọn máa làwọn ń ta náà two hundred naira three hundred naira ní wọ́n ń ta àbí ìrọ̀lọ́ máa ń ta kódà two hundred yẹn gan nígbà míì gan ó jẹ́ pé bóyá wọ́n kàn wọ́n kàn tábẹ́ náà ni bóyá ìgbà tán fẹ́ ra gan bóyá wọ́n ra bóyá bíi mẹ́ta wàásù náà ra ta ló mọ̀ àbí ó lè jẹ́ mẹ́ta wàásù náà ra fẹ́ àtà fún yàn ó yá mú mú wá ní one thousand ẹ eh, mú wá ní one thousand one thousand bí tí ara ìnira ní one thousand ẹ eh, how much wọ́n buy am ẹ eh, ẹ yá jẹ́ fún ọ ní two hundred naira ah ara o ara mo fẹ́ ra ní kinní kan ẹ padà sí tó wà padà yá ọ padà tó ọ̀rẹ́ yẹn kí ni reason tó ìgbà tóun náà fẹ́ ra kì í ṣe kí bóyá owó tó tó tó lágbà ló fi ra so kò ní wọ́ọ̀tì kankan in reality ó ti yà kò ní wọ́ọ̀tì kankan in reality so but despite that ẹ̀mí sọ pé kí ni kó ṣàfùní kankan ó ti yà bí so eléyìí tọ eléyìí ó ó ń ṣe rọ́dùn fún Sanusi k leg manage ẹ̀rántí ìgbà kan tó tó sọ àṣẹ kan tó ní pé ọlọ́run mustaan so wọ́n ní pé obìnrin fẹ́ bèèrè kankan lọ́wọ́ ọkọ ìyẹn wá ní pé ah, give me quran so fáwọn olùkẹ́ quran for us àbí ẹ dákun ṣé èèyàn ò lè lo musa láti fi ṣe sọ̀dá kìíní ìyẹn lè lo ọ̀dọ́ ọ̀dọ́ àwọn fáwọn mi sọ pé èèyàn lè lo náà lóòótọ́ àwọn fáwọn mi sọ bẹ́ẹ̀ but èyí tó kọ́ sí pé kìíyàn lè lo inshallah ọwọ́ ni pé ah, pé kẹ́hìn fún ní kankan tó tó ṣe dáadáa náà fún ní góòdì fún ní ah ṣé ìdáni kẹ́hìn máa fún ẹni góòdì ni. ok ní sùpà nẹ́bí sọ fún ẹnìkan pé fún un ní wàlà khatama min hadid tó tọ́ka sí pé yẹn lè fún ní kankan as long as pé nǹkan tó yẹ pé yẹn lè fi ra nǹkan yẹn fi tan kankan ó ti yà mí naam ọwọ́ ni pé wa naam fadala hadha ala jawazi akọ́lí ma yutlaku alayhi mal so wọ́n ní pé eléyìí tọ́ka sí à pé ó ó tọ́ kéèyàn fún obìnrin ní anything at all anything at all kò bá as long as pé kíní a lè pè ní owó a lè pè ní máàlù a lè pè ní dúkìá ìyẹn lè fóbìnrin ní anything kò bá kò sí bó ṣe kéré sí ìyẹn lè fún ó ti àbí as long as pé òun náà yọnu sí that's another thing again òun náà yọnu sí ni o so nísìnyí báyìí obìnrin sọ pé òun nídìí àbúrò ẹ fún mi ten thousand ten thousand mo nídìí tó pọ̀ jù àlọ́dà àwọn ilé ó pọ̀ jù o bó kò pọ̀ ju reality àbọ̀ fún mi tẹ́ntà kò pọ̀ á ah, eh, nǹkan ṣẹ̀ ni pé báyìí ọmọ kan tí sí nàìjíríà sọ báyìí ni eh, ṣé ọgbà two thousand ọgbà one thousand eh, ṣé ọ̀ nígbà ṣe àwọn kí mo ti fẹ́ ọ̀rẹ́dì ṣé ọgbà one thousand àbí ọ̀dìgbà one thousand tó o bá gbà ìfìlọ̀rà kan mí ni o kò gbà ní ìsìn báyìí kí n tó change mind mi ó ti yé kò dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan táwọn sọ yìí kì á kàn ó ń ṣẹlẹ̀ dáadáa ni o àwọn tó mọ̀ ṣẹlẹ̀ ní o a ṣe mọ̀ bá lọ́gọ́rá ṣàrá ní o ó ti yóò mọ̀ ṣẹlẹ̀ dáadáa so káwọn brass kan kan bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala níbi masala yìí so kí ẹ tó fẹ́ra yín ẹ ti sọ tẹ́lẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ gbà wọn náà kò yẹ bóyá wọ́n jẹ́ lójú orí pé àbú ìkan mo fẹ́ gbà ilé ara wọn ọ ojúlẹ̀ gbà pé nǹkan pé máa fún ọ change o ti bá torí pé nínú àwọn sifáàtù àwọn mìíràn náà kí ni wàlmùfúnà bí ahadihim ẹ ti ní agreementi ó ti bá wọn tó wá change ẹ̀ then láà àyàtù munafiqun náà ní kíni wà idha wa'ada akhlafa so kí ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá ní pé fún mi ní one plot of land ọdẹ gbá kọ tó fẹ́ ọ̀fọ̀ one plot of land nǹkan tó tọ́fù náà nìyẹn ọ̀ní change ẹ̀ ọ̀gbọ̀dọ̀ change ẹ̀ ó ti yàbí náà àwọn ni pé wà amma dalil àǹtọ́ bá ní pé inshallah máa fún ọkùnrin pé bóyá òní fún ọ̀fù náà ni ṣe mo ní pé inshallah náà mo sọ ìsọ pé màá fọ tẹ inshallah ni mo sọ ìyẹn òun kò wọlé o ó ti yàbí ẹnu ìlàájà ni mọ́ sọ pé ìlàájà ni pé tó bá dìgbà kan tó bá dìgbà kan mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀dọ́ náà àwọn fáni pé tó bá pé ìgbà kan lẹ sọ tó bá kú báyìí àbí tó bá tẹ́yìn máa ṣe tọ̀lá kù ìyẹn gbọ́dọ̀ san máhùrù yẹn ó ti yàbí so normally ó yẹ kí kó wà pé àsìkò báyìí ni mo fẹ́ fún ní sọ̀dáàkì yìí but I pay for some reason ẹ eh, padà mention ní àsìkò tí tí mo fun so tó bá kú àbí tẹ́yìn bá ṣe tọ̀ láàkú rẹ̀ yóò fún ní sọ̀dáàkì náà ni ó ti àbí náà ọ wá ní pé ọ ahmed ala annahu yajuzu walaukana kathiron wá ní pé nínú evidence tó tọ́ka sí pé èèyàn lè yọ sọ̀dáàkì ó báyìí pé ó pọ̀ ẹgbẹ́ ìwé ìta àdísọ́ látàrọ ní kíni ìtọ́ba kéré àbí láìpẹ́ wá láìpẹ́ wá pọ̀ nǹkan kí ni evidence pé èèyàn lè yọ fakọ́lù tààlà ọlọ́run sọ pé wà in àrọ́tum stibdala tẹ́ bá ti fẹ́ chíńjì zauja kan níbi makana zauja kì gẹ́gẹ́ bí ayé mọ̀ ṣe bó ṣe wù ni o that's what bí nǹkan kan ló ṣẹlẹ̀ ìyẹn fi wá tọ̀ lákọ̀ ilé mo fẹ́ fẹ́ ìmí ẹ̀hẹ́n nǹkan tó sọ bẹ́ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bóyá tọ́ ó dà pé ọmọ ọdún mélòó ní ṣe báyìí ọ ti wọ fifty five àbí ok mo ní ìdòbìnrin tó jẹ́ twenty five so nǹkan lọ síbi <laughs> lọ síbi ilé rẹ̀ <laughs> so àwọn pé ńgbà tí mo fẹ́ fẹ́ mo ní pé obìnrin tó bá yọ̀ǹgì mo nídìí àwọn kí ní ṣùgbọ́n ti wá àwọn kí ni ẹ̀wò dára tara ṣẹlẹ̀ àwọn nǹkan tá à ń sọ ìgbé bí àkàn mú àwọn ṣùgbọ́n alágọ̀ nǹkan tó mọ̀ ń ṣẹlẹ̀ ni ìmí wọn mọ̀ sọ bilisan alhal wọn ní sọ pẹ̀lú àwọn báyìí pé nǹkan ti bọ̀ tẹ́ẹ̀ ti rí pé nǹkan tó sọ náà nìyẹn so this báyìí ọ ti pé fifty nìkan mi ò lè fẹ́ ọmọ mi ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ tó <laughs> ti bá wọn so alákẹ́ mọ̀ síbẹ̀ ṣe kí ni rẹ̀ gan kì í ṣe ìyàwó mọ́ ó ti yàrí torí pété ìbá bá sùn continuously yóò mọ̀ jẹ́ ìsìn nábàyàn àpàdà sọ kí n tàbá dúró ìṣọ́ta àlà so ọwọ́ ni pé tẹ́yìn bá fẹ́ change dàtí èyàn fẹ́ tọ̀ lákò obìnrin kí n fẹ́ ìmí torí reason tó wà reasonable ni ó ti yàrí so wà á tẹ́yìtùm ìdáhùnà kì ń tọrọ tó bá wá jẹ́ pé ẹ ti fún ìkẹyìn àwọn obìnrin ní kíni kì ń tọrọ kíni kì ń tọrọ òun náà ni kíni alimalu kẹsìrì ewó tó pọ̀ kódà gan àwọn mi pé ìgbàna pé ní kì í tọ́ òun náà ni ẹmọ kí náà ń pè caf ọmọ ọmọ kékeré láti láti kí náà ń pè màlúù so that that size kí ẹ̀ wá fi góòdì síbẹ̀ ó tí àbí kí ẹ̀ fi góòdì síbẹ̀ òun náà pè ní kì í tọ́ àwọn fáàmì sọ bẹ́ẹ̀ ẹ̀ lé bó ṣe pọ̀ àbí <laughs> tó wáyé pé ọ̀fun ní kì í tọ́rù ni ọlọ́run sọ pé kí ni fàlàtà hùdú mínú iṣẹ́ mọ́ gbà kankan bẹ̀ ibi tá a máa ń gba owó ni pé kí ni tẹ́ ẹ̀ bá ṣe húlù ìlà máa ń gbowó ó ti àbí so tọ́lák àlà ìwàd apàdà sọ́tà wájú ìṣọ́tà àlà ẹ̀wọ̀n la máa ń gbowó àbí tó bá ṣe pé èèyàn ti fún lówó tẹ́lẹ̀ èèyàn ti bá sùn èèyàn ti ṣe kan èèyàn gba half àbí èèyàn gba half padà ó ti àbí bọ̀tọ́ àìpé èyàn ti fẹ́ záújà kan èyàn dẹ̀ ti ṣe nǹkan tẹ́yẹ tẹ́yẹ mọ́ ṣe pẹ̀lú záújà èyàn dẹ̀ fún ní kí n tọrọ owó so tó bá ti di pé afẹ́tọ̀ lákọ̀ rẹ̀ ìyẹn gbọdọ̀ gbá ẹni ń bẹ̀ mọ́ òun ló ní ó ti yà bí so kí lọ́fẹ́ ló ń bẹ̀ kẹ́límà kì ń tọrọ tó wà ń bẹ̀ owó tó pọ̀ ni ó ti bá wọn so èyàn lè fún obìnrin ní owó tó pọ̀ fún asọ̀dà ìṣọ́ta àìlà àmàdúró níbẹ̀ tó bá ti di ọ̀la àmọ̀ kan tí láti bí tá a ti dúró ìṣọ́ta àìlà so hádà uh, sa question ko. Now. Nawala ko na.